ìmáàmù sálámà tán òun wá ń pèrún tiẹ̀ lọ èèyàn kan wá wọlé ó wá jọ yẹn ṣé irú ẹni lè jọ yẹn kí wọ́n tún fi bẹ̀rẹ̀ jẹ̀mọ́ mi ẹni náà tún dé kó ẹ lómi tún máa jọ yẹn mo fẹ́ béèrè. alhamdulillah wa sallallahu wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in ní ìdáhùn sí bèèrè tí wọ́n bèèrè ẹnìkan ń kírùn lọ́wọ́ òun náà tó lẹ́yìn ìmáàmù àmá ó jẹ́ kan ní àwọn tá ń pè ní eh, almasbuk ìyẹn ni pé òun náà bá wọn bẹ̀rẹ̀ ẹ̀rùn ìmáàmù sálámà sáájú ẹ̀ ṣẹmọ̀ pé wọ́n máa san tí ẹ̀ tó kù ẹlòmínà tó wá wọ mẹ́ṣálásí òun kàn sáàrí pé ẹnìkan kírùn lọ́wọ́ ìmọ̀ ọmọ pé ẹni yìí òun náà sẹ́sẹ̀ tó lẹ́yìn ìmáàmù kan tán ni àbíkọ̀ tí ẹ mà kí ni ìdájọ́ ṣẹ̀rí à ń pa rẹ̀ ọ̀rọ̀ méjì ni àwọn onímọ̀ sọ rahimahumullahu ta'ala lórí irú nǹkan báyìí sábà pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àwọn onímọ̀ ni kọ̀yẹ́ká níyànyàn ọmọ pé méjì lórí ìrun ẹyọ kan náà ọjẹ́ ìmọ́mù ọ̀tún di ah, sorry ọjẹ́ màmúmù kẹrùn kan yìí náà tó tán ọtún di gíní ọtún di ìmọ́mù eléyìí ni bẹ bá gbọ́ pé náà àwọn alfa mẹ́nà alfọkọ̀ha kí wọ́n fara mọ́ pé kí ẹni tí ó ti tò lẹ́yìn ìmáàmù kan kóhun náà tún di ìmáàmù fẹ́lòmí lórí ẹ̀rùn àmá wà lè ilmọ̀ inda Allah ta'ala èyí tí ó fẹ́sẹ̀ rinlẹ̀ ní pé kò se nkankan ní ti torí pé àwọn hàlátù ń bẹ tí ṣẹ̀ríà ṣe tó fi rinlẹ̀ pé bọ́ bá nẹ́dìí màmúmú lè di ìmáàmù àníyàn ó sì yípadà náà ní láhọ́gbọ́gbà tí ó bá ti kú ní màmúmú tó di ìmáàmù inú èyí tí ò sí èméjì ń bẹ ni pé bí ìmáàmù bá wà lórí ìran tálùwàlá rẹ̀ já àbí ajàlì ìmáàmù dé àbí nkankan sásẹlẹ̀ sí ìmáàmù tí ò fi lè kọ̀ntínú àti máa jẹ́ ìmáàmù lọ kọ̀sáàfò ń ṣe rí àtó pé ẹ̀dárun ló ń bí ẹbá déhun ẹwà tún ìkọ́ mọ̀ sí tí yí àpanupọ̀ àwọn àfáàwí náà ni pé ẹni tí ọ bá wà ni wọ́n fi ma ń pé wọn a ma túnmà àdíta níbi sallallahu alaihi wasallam pé àwọn tí ó ma tò lẹ́yìn mi àwọn nìkan jẹ́ kíni eh, àwọn tí wọ́n ní làákàí tí wọ́n sì ní fíkíwù ní kúkúrú ni pé ìpanupọ̀ àwọn alfáà náà ni pé kó mú kan nù àbíkẹ́nìkan nù àwọn tí ń ni ó di ìmáàmù ń torínà eléyìn lọ járí pé tí wọ́n gbẹ́sẹ̀ lé ọlẹ̀ ẹnu pé àkíyèsí wa ni pé gbogbo nǹkan wọ̀nyí tí ma fà ní kíyàn ọmọ ní ìkàkùnrùn jama bàbá ka ìtàn àwọn asálàfò sọ́lẹ̀ rahimahumullahu ta'ala ẹ̀rí inú àwọn sálàfò tó jù kan tó ju méjì منذ أربعين عاما لم تفتني التكبيرة الأولى onílódógójì ọdún wọn kábára alákọ̀ọ́kọ́ nùrún lẹ́yìn mérí min akthari min wáhidi min salaf ọ̀kanú àwọn salafu òun ni illa fi yau min wáhidi tuwufiyat fihi walidati pé ìjọ kan tí wọ́n kábára lẹ́yìn ìhun nínú ogójì ọdún ìjọ ti ya àwọn kú ni ìyẹn ni pé ló díun lọ́wọ́ tí ó jẹ́ kò pé wọn ò kí jẹ̀mọ́ wọn pé ọ̀rọ̀ káà kí jẹ̀mọ́ nìkan káwọn rí o àwọn ọ̀bá jẹ̀mọ́ bọ̀ rí lamtafutni at-takbiratu al arba'ina ama fógójì ọdún ilé ìní ẹja fi èsí tí rú bèèrè yóò fi máa wá wá pé ẹnìkan kírun ìmáàmù kan ẹnìkan tó dé

wọ́n wá fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ afá fún eh, la ti ń bọ̀ tẹ́lẹ̀ ọlọ́run tó ṣàánú wa pẹ̀lú à ń gbọ́ àgbọ̀yé súnà yìí wọ́n tún mọ́ discover pé nígbà tó jẹ́ pé súnà náà ní kẹ́yàn máa sọ èèyàn lẹ́yìn láàrin brothers mo rí pé kí ní ẹ̀fẹ́ lẹ́lẹ́nu brothers púpọ̀ so mi wọ́n mọ̀ mo ní kí n tà láti bèèrè kí ni ogun owó lẹ́lẹ́ tún wọ́n provide fún ààrẹ àìsàn yìí ọlọ́run ọ̀sán ilẹ̀sàn dáadáa ọlọ́run ọ̀sán oníbèèrè lẹ́sàn dáadáa ìbéèrè tí è ṣe pé èyàn kan ohun kan wí òun làfá wí ìtẹ́nìkọ̀ kan wa náà mọ̀ ni inú àdánwò tí ṣètọ́ ni gbé láàrin báfà ti wí láàrin àwọn tí wọ́n ń láwọn tẹ̀lé súnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́nkọ́ mọ́sá kàwà kúnnù wọn òun ló ti wá wọ́pọ̀ àfá ní kí ni ogun tí rọ àrùn báyìí torí àrùn ní o kíyàn kọ́kọ́ gbà pé kí ni wallahi àrùn ni kí ṣètọ́ ni ọ̀tán yàn débi pé gíbà ọ̀rọ̀ ẹ̀yìn káwà mọ́ pé lókọ̀ mí pé ẹlòmí alóhun se járú wátà àdínú tí è se pé nìkan wá gba àdífì ànẹ́bì lọ́dọ̀ rẹ̀ ẹlòmí a ní àtàdírù minal mubtadi' tó se pé ní ẹni tí ń pè ní mubtadi' òyí kò sínú ẹni tí jẹ́ èyí tó burú jù ganu sẹ́mọ̀kẹ́ tó bá mọ̀ pé òun sẹ yọ ma mọ̀ pé tọ́ ọlọ́run ó forí jìn wá o níjọ́ kan lápadà fi ilẹ̀ àmọ́ aburú tí ń bẹ ń bí eléyìí tá fà wí ni pé kéyàn tó má ẹgbọ́ bá fà ti wí pé àbí ń bẹ nù súnà ní kéyàn ọmọ sọ̀rọ̀ ẹ̀yìn ó ti fẹ́ dàbẹ́ wàlẹ̀ ya'udhu billahi Muhammad sallallahu alaihi wasallam ìmá sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kò sínú súnà nẹ́bì bí bá ń bẹ القرآن الكريم ní kílọ̀ fún wa pé ayuhibbu ahadukum ayyakula lahma akhihi maitan fakarihtumu olúwa ní bí ó burú dé bí ìgbà tíyàn ń gé ẹran ara ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹ̀rin èèyàn ò ń dín ò ń jẹ́ bẹ́ẹ̀ lórí bọ̀ bá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ní àìpẹ́ yìí ṣéhùwa eh, wọ́n sẹ́ndì kìnnì kan sí orí whatsapp ní fi dáfà lóhun nísìn wọ́n pa kíèsì òun kálukú náà ní tí fi hàn pé tó ti kálé tó ti ká oko ni wọ́n ní jọ gbéǹdé alkiyama bí èyàn bá dé gbangba alkiyama tọ́mọ rẹ̀ wá sáré bá pé bàbá ìrùn mímọ̀ dídí ẹ̀dàkùn ẹbùn mi sínú tí kìnnì jẹbẹ́ bí yá àyàn bá wá tọrọ nù sẹ́ àyàn pé ebé mi mo bí ọ fún mi ní díẹ̀ kó kún mẹ́jẹ ń wọ́n náà ọ̀n kálukú ni ò nílé fún yà bó ti lè wù kíyàn ọ fẹ́ràn yà tó ò nílé fún yà ò nílé fún bàbá ọmọ bíbí inú rẹ ò lè bùn ìyàwó rẹ ò lè fún òun náà ò lè fún ọ kọ́ wá díjọ́ òun ọ̀tá rẹ ní ọwà gbà lọ́wọ́ rẹ̀ ní lè fi inú fẹ́dọ̀ bùn yẹ̀sẹ́ ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn fá láyé tó fi lọ bá lọ́run abẹ́ni ọjà ń bá rẹ̀ lọ́nà bòmí ní rọrùn ni wọ́n ma wá mú ìrùn rẹ̀ ni wọ́n ma mú àwẹ̀ rẹ̀ wọ́n ma mú dáadáa rẹ̀ wọ́n ma fi san fáwọn eléyìn mo rò pé eléyìn bọ̀bá ti ẹ̀ ní ṣúgbọ́ àgbé sí kí n sọ àbí mọ́sọ̀ wà láyọ̀ dáa fún ọkọ̀ dákẹ́ anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam anẹ́bì kìlọ̀ fún wa púpọ̀ pé ní níbi ìdákẹ́ ọ̀là ń bẹ̀mẹ́ torí náà àfá ọlọ́run gbogbo àwọn tí ó kù nurú nǹkan báyìí ọlọ́run ọyọ̀ wọn kò ń bẹ́ ẹni tí ò tí ìwọ́bẹ̀ dákùn má torí mo máa ń wí fún yín pé tíra kan bẹ tó yẹ kí gbogbo ọmọ kí wọ́ká tẹ̀lìbísù iblis lèlìmáàmí ibn al ló kó gbogbo ọ̀nà tí ṣètọ́ ni ma gbà mú kálukú ó se ń bá búkọ̀ kan ni ọ̀nà tí ṣètọ́ ni ma gbà wọlé sọmọ ni ma gbà wọlé lọ́dọ̀ àfáà kọ́dọ̀ tún wá pínta àwọn àfáà aládìífì ọ̀nà tí ni gbà mú àwọn àwọn àfóhùn fíkíù ọ̀nà tí ṣe tọ́ ni ọgbà mú wọn ni àfóhùn tẹ̀fsíìrù ọ̀nà tí ṣe tọ́ ni ọgbà wọlé sáwọn ni torí náà gbogbo ẹn tó bá kún di eléyìí bọ́yọ́lọ́n lè sallallahu alaihi wasallam náà Assalamu alaikum warahmatullahi wabarakatuh. tó ìbéèrè mi ni pé nípa hadith tó wá pé tó bá ti di bí ìrọ̀lẹ́ pé kí èèyàn máa kó gbà àwọn ọmọ èèyàn wọlé àti pé tó kíkúrò wọlé tó wá ní káwọn kó wọlé yẹn nìkan tí wọ́n á bèèrè pé ṣé àsìkò wọn lọ́ máa fi kó àwọn ọmọ yẹn wọlé dà tí wọ́n tó máa fi jáde àǹdẹ́ bí owó ọmọ tó máa ń ṣe ìsúkè tó máa ń fi òwú sí ní orí ṣé kí lóyún náà ọmọ tó máa ń ṣe òsúkè eh. tó máa ń fi òun tó máa ń nìkan já òwú sí ní orí ṣe kí ẹ̀rí ìbéèrè méjì béèrè àkọ́kọ́ èyí ń nẹ́bì ni sallallahu alaihi wasallam gbogbo ara àwọn ọ̀nà tá nẹ́bì bilmọ́mìnì na ra'ufur rahim aláàánúlà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam gbogbo ń tọ́ bá rí pé yóò wúlò fún wa àtọ́ka sí gbogbo ìtọ́ bá rí pé yọ́ jẹ́ nira fún wa àkìwà ń lọ pé ká sákò ń bẹ ààrẹ ni pé àwọn àsìkò kan bẹ tí sẹmọ̀ pé orísìírísìí ẹ̀dọ́ ọlọ́run lọ wà nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tọ́ wà lálìjànú wọ́n sì lágbàá wá lọ láwọn ọ̀nà wa sallallahu alaihi wasallam tó bá yẹ kẹ́yìn ó se

kíyàn ó kó àwọn ọmọ sínú ilé àfáà wá bèèrè pé ńgbà olè yóò kó wọn sí inú ilé dà kò sínú hadithi pé gbà kan lè yóò kó wọn sínú ilé dà tí ọ sí bí tẹ́yìn ó tún fi tì wọ́n ta kọmọ ulẹ̀ sí gíní kọmọ kò wọ́n ta mọ́ pàtàkì jùlọ hadith annabi sallam ti jí óyé wa ń bò mí pé èyí tó dáa jù fún mùsùlùmí òun ní bọ́ bá ti ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ annabi ní kọ̀dá kọ̀dá òun lọ̀pọ̀lọpọ̀ tí a ń sọnù bí a bá wífẹ́ lómi pé ẹnìkan máa kírun máa dìde kírun lórí ọ́yà lẹ́gbà ń se ń ráyè yóò ráyè ńgbò ti kí ìṣáyì rẹ̀ tán tó ti sùn gbogbo béèyàn se lè pòun jó lóorun tó ńgbàjọba bí di ago mẹ́ta ago mẹ́rin sórun náà ní dá ẹ̀ ìwọ tí wo sì sùn títí dago méjìlá ago kan ni wọ́n fi ń wò pé à ojoojúmọ́ ayé lè yán ma wá jí ní ọmọ gbogbo orú àwọn nǹkan báyẹ̀ já fèsì ní kúkúrú bí ọba sí dí àti jáde mọ́ anábuwa muhammad sallallahu alaihi wasallam ti kọ́ wa pé èyí tó dáa ni pé kíyàn mọ́dá ọ̀rọ̀ ọlẹ́ mọ́dá mítíìnì ilẹ̀ mọ́dá pàdé kan lẹ́ bá àdásọ̀lá tí alẹ́ṣà lẹ́yìn bẹ́yàn nídi tí ó fi fẹ́ sẹ lẹ́yìn ìṣà lẹ́yìn sábẹ̀ haram kò ìṣe haramu o kèèsì ìṣe bídíà pẹ̀lú àwọn tàùjìhátù mí bẹ́ta nẹ́bí ń ṣe fún wa pé fún ọ̀nà ìgbádùn ayé wa ìjìnà sí ewu bẹ́yàn bá wá nídìí tó fi ṣe nǹkankan tí ó sùn lẹ́yìn ìṣá ìkéyàn mọ́ wa sọ di pé ń ṣe bídíà torí pé kó sùn ní lẹ́yìn ìṣá kò rí bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ ti débi ká máa sọ gbogbo ẹ̀ kó yé nísìn torí àṣègbọ́pọ̀ látàrí pa fẹ́ tẹ̀lé súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam náà wallahu alam ok ìbéèrè méjìlá fàbí ok ẹlẹ́ẹ̀kejì ni ẹni wọ́n ní kó fi òwú sí sí orí kẹ́yìn ó jìnà sí gbogbo èyí kò sí nǹkankan tó takò nú ṣẹ̀rí ọlọ́run tọ́lọ̀ fi rán nẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀m kíyàn ọmọ ogun kankan pé kí ní ìbẹ̀yàn bá lò ó sóògùn nǹkan báyìí lápẹjúwe a irú ewé báyìí o bẹ́yàn bá gbó tọ́ bá mú ó sóògùn bà èyí wọn nídi kíyàn sẹ́sẹ̀ níná sùkanú alkùránì àbádìí pé kíyàn olórú ewé bẹ́ bọ́bá ipé nú experience ọmọ èèyàn pé bẹ́yàn bá jẹrú ewé báyìí àbíbọ́ bá járú gí báyìí ogboro àwọn ọ̀nà tó bá lọ báhùn kọ̀ láìfí òun náà ló débi ọ̀nà à ń lo tábílẹ̀tì à ń gba abẹ́rẹ́ pé ẹni ọba gbarú abẹ́rẹ́ báyìí pẹ̀lú tí wọ́n tó pọ̀ ọ̀ràn nǹkan báyìí àmẹ́ ìtí ọba ti rí a ti ń rò pé nítorí àwọn alfa ní àwọn ọ̀nà ṣíríkù o lè jẹ́ ṣíríkù asgaru òun ni ìtìkádù ma laysa bi sábàbín sábàbà ìtọ́lọ́wọ̀n ò pè ní sábàbí nǹkan káwọ́ sọ di kíní ká sọ di sábàbí yóò tó lè wá tún lè jù yíò lọ ká ma wá rò pé bọ́yá nǹkan yí gan kèjì ẹṣe sábàbí mọ́ òun gan fún rẹ̀ ni ó mú àrùn lọ àbóhun gan ni ó mú wòsàn dé èyí wọ́n wà dẹ̀bọ̀ ńláńlá kọlọ̀nkọ́ sọ wa ń bẹ̀ àtẹ̀bọ̀ ńlá àtẹ̀bọ̀ kékeré in tí èyàn lè ṣe lóògùn òun lè jí mo wíhun in tó bá jẹ́ pé nù ìrírí ọmọ èèyàn àbímọ̀ ọmọ èèyàn ní pé ah, irú àgbó báyìí ọlọ́mọ ní wallahu ta'ala alam Naam, alhamdulillah. Àwọn obìnrin ni wọ́n mú ilé ìwà. Naam. Wọ́n ní irú ẹni tí ó jẹ́ akẹ́kọ̀ọ́. Naam. Tàbí tó fẹ́ lè kẹ́kọ̀ọ́ ní òkèrè tó wá fún ní kọ̀ndíṣàn pé ọdún rẹ̀ ọgbọ̀rọ̀ ju ọmọ ogún ọdún lọ. Tóhùn hmm. sí pé ọmọ ọgbọ̀n ọdún. So àti tó jọ bẹ́ẹ̀ bí iṣẹ́ ìjọba míì náà, hmm, hmm. wọ́n máa request fún ọjọ́ ọ ní kíkì ìdájọ́ islam rí pé kí wá dìkù irú ọmọ ọgbọ̀n ọdún ọlọ́mọ ogun ọdún lòun and then bí lọ níbẹ̀ bá dìkù tó bá para ní opportunity láti hmm? tó para rí àǹfààní láti hmm. gẹ́ẹ̀tì sẹ́yìn hmm. so kí ni tí òun so yíò jẹ́ ọlọ́kọ̀ọ́kọ́ ọlọ́wọ́ san arábìnrin ilẹ̀sàn dáadáa irú àwọn ìbéèrè báyìí kọ̀fẹ́ síbi tí ò sí bàbá tanra wa lókùn ọ̀nà ẹ̀kọ́ lòun béèrè ẹlòmí ọ̀nà bí iṣẹ́ ń tí ẹ̀ ẹlòmí gbogbo ọ̀nà pé iye ọdún báyìí làwọn ń fẹ́ kéyàn wá parọ́ ọmọ ọgbọ̀n ọdún tẹ́ wí kó dí kíni kọ́dọ̀ ọmọ ogun ọdún ọ̀bá ṣẹ̀ríà ìsìláàmù mu nẹ́nà kankan ẹ ah, kò ní ẹnìkan láà ó ní àìmọye èèyàn láà àkọ́kọ́ bí tá ti wò nù torí pé ń gba àwọn bá lọ́mọ ogun ọdún là ń fẹ́ àwọn ọmọ ogun ọdún ẹ̀dàkùn sí wọn ò sí láyé mọ́ ni kọ̀sọ́ ọmọ ogun ọdún láyé mọ́ tí ọmọ ọgbọ̀n ọdún fi wá gba ẹ̀tọ́ ọmọ ogun ọdún àkọ́kọ́ nù ẹ̀kejì ni pé ẹ̀dàkùn bá bá jẹ́ mùsùlùmí kò sí rọ́ kéèké o kò sí gíní kò sí irọ́ kéèké irọ́ haramu nínú sharia òun lànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam fi kìlọ̀ fún wa pé èèyàn kò ní yẹ kò ní bò yọ ma parọ́ irọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ hatta yuktaba inda Allahi kazzaba títí tí ó fi gbára wá gbòyò kúrọ́ tí wọ́n kọ́ bẹ̀ wájú Ọlọ́run inú hadithi kanáà annabi ànábì ní ẹjìnà sí rọ́ torí pé irọ́ pípa ìmá múyàn lọ bí kíní ibikẹ́yàn yọ apò kí ni torí náà ìbéèrè tí ẹni ìbéèrè gbogbo ẹn tó bá jìn sí bẹ́ẹ̀ kọlọ̀ túbá àmọ́ ká mọ́ fojú kéèkéé wò ó pé á ah, kí lọ́kàn ṣẹ̀ríà ń bèèlè ọkàn

gbogbo ẹ̀rí rọ́ ẹni tí ò ṣe wàẹ́kì tí wọ́n lọ bá jókó tí wọ́n sì gbé wàẹ́kì wá fún tóun náà ń gbé kí tí fi ń wáṣẹ́ haramu ni o ẹ dákun kí islamu wa kí kó débẹ̀ nìna bọ́lọ̀mbá ní kí tàwídì wo dó láfin wípé gbogbo ẹ̀lá nẹ́bí wá kọ́ wa sallallahu alaihi wasallam bá nẹ́bí ti wá kọ́ wa ń tàwídù lọ́wọ́ kọ́ wa ní ìbádà lọ́wọ́ kọ́ wa ní mu'amala torí náà ní kúkúrú ìrò eléyìí kódà ẹni ó ti wá wà ń bẹ́ kí ni ìyá ìwá béèrè pé kí ló lè ṣe àbí àkọ́kọ́ ni kó túbá kéèyàn kọ́kọ́ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn ó túbá lọ́dọ̀ Ọlọ́run ẹ̀kejì wá ni pé ẹ̀ṣẹ̀ oríṣi méjì ni eléyìí tó bá ma láàrin èèyàn àtọlọ́run tí è ṣe pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ irú eléyìí inṣá allahu ta'ala bí yẹn bá ti pé mẹ́jẹ̀mú tútúbá sáàmà mẹ́jẹ̀mú tútúbá ẹjẹ̀ ràn wà létí àkọ́kọ́ mẹ́jẹ̀mú tọ́lọ̀n fi gba tútúbá yàn òun ni annadamu alamafat kọ́lọ̀n orí lọ́kàn rẹ̀ lára rẹ̀ pé inú rẹ̀ bàjẹ́ pé ah, èmìnà mo sì se nǹkan báyìí kìí kan ohun ọlọ́run gbọdọ̀ rí pé èyàn bá ní jẹ́ pé ah èmi náà mo sì serú nǹkan báyìí wà láàzimú ala adamil aud kíyàn wá ní lẹ́mi pé pẹ̀lú ògo ọlọ́run lópin ìgbà tí ń bá wà lórílẹ̀ ayé yìí ìní dánrú ẹ̀wò ma májẹ̀mú kejì májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta alistaghfaru kíyàn wá tọrọ àforíjìn pé kọ́lọ́run ó se kọsàforíjìn ó sì lẹ́mí tọ́lọ̀un rí bẹ́ẹ̀ pé ò ní padà síbẹ̀ má wá tọrọ àforíjìn inú èyí táwọn alfáà mi ma fi kún àmú ti wọnú méjèèjì tàkọ́kọ́ tààrùn al-ikla ẹlòmí ń bẹ ọwà nú ẹ̀sẹ̀ náà lọ ń pọ̀ túbá ọgbọ̀dọ̀ kó ń bẹ́ ọgbọ̀dọ̀ sí kíní ọgbọ̀dọ̀ kó ń bí ẹ̀sẹ̀ èyí ma túbá kó tún wájò kó ń bí tí gbogbo eléyìí tó bá pẹ́sẹ̀ láàrin ìyàtọ̀ lọ́n inṣá allahu ta'ala ó ti tó ọlọ́run ó forí jíyàn àmẹ́rẹ́ ìtọ́ bá mú ẹ̀tọ́ ọmọ annabi adama kan lọ́wọ́ àfikẹ́yìn ọdẹ́tọ̀ ẹlẹ́tọ̀ padà fún o aó antastahillahu minhu àbíkọ́ lọ ni pé tó bá ipé rọ́tẹ̀yàn pa tó ti fi já nǹkan ti fi gbé nǹkan ní ti fi sọ nǹkan ní nǹkan Eh, inú kọ́ dá padà fún àbíkọ́ wọ́nà tó fi jẹ́ ọmọ pé ní nǹkan tẹ́ ń wá àbí nǹkan báyìí èmi ni òun lòun ń púrọ́gbà ẹ̀dàkùn ẹ yọ̀ǹda rẹ̀ bọ́ bá ti yọ̀ǹda òtìtàn bí ọ bá yọ̀ǹda sẹ́rí gbogbo èèyàn túbá èèyàn túbá láyé yóò kílé àǹtí ń bẹ láàrin wa àti ọlọ́run ni o inṣá allahu ta'ala bí i bá túbá pẹ̀lú àníyà dáadáa àmẹ́rẹ́ yìí tí ń bẹ láàrin wà tèèyàn ààrẹ ní ọ̀sẹ̀lẹ̀ lálìkìyàmà ìrún ààwẹ̀ ají oúnkálukú ọlọ́mọ́jì wọn máa fi sẹ́rẹ wa san jàmbá ta se láyé àmá nẹ́bì jí óyé wa o sọ́lọ̀lọ́hu aléhì wọ́sẹ̀lẹ̀ torí náà kẹ́ni yóò wóra rẹ̀ bọ́bá ipẹ́nu tí ó mọ lórí ipó túbá عليكم السلام ورحمة الله mo fẹ́ kí ẹjọ́ kẹ́ṣe nà sí àfún wa nípa bọ́ọ̀lù wíwò náà so ǹjẹ́ tó jẹ́ alùsùnà jẹ́ ó lẹ́tọ̀ kó tún máa wà níbi tí yán tí wo bọ́ọ̀lù àbí kó jẹ́ pé yóò mọ̀ fi nǹkan bí fóònù kọ́ jẹ́ pé kó mọ̀ fi fóònù kọ́ mọ̀ fi fóònù asset kó mọ̀ fi fọ́lò bóyá àwọn scores kọ́ mọ̀ fi fóònù kó ma fi wádìí nípa kọ́ ma fi fóònù wò kọ́ ma fi fóònù wá rìsọ́tì àwọn matches tí wọ́n gbá ok ok ọ̀dá ọlọ́run ọ̀sànú wa islam gbà wá láyé láti ìfẹ́ eh, lọ láwúrò fàájì ni àmọ́ àríǹkan mẹ́ta àwì àbí tẹ̀rùwíhù ni wọ́n pèlé dẹ̀ lárúbáwá ìyẹn ni pé kìí ṣe dandan ni pé ńgbà tíyẹn jẹ́ mùsùlùmí àbíkò jẹ́ ó súnnà kó pé ní kama bá mọ́sálásí gbogbo ìgbà àbíkò ìgbà tá bá ti bá kábà pé ń kí kùránì lọ́wọ́ àbí ń se ń kò lè ẹ̀rí ẹ̀ ni hadithu hanbọ́lá radiyallahu anhu handola ni èyí wọ́n pẹ́ lọ wo bọ́ọ̀lù ń bọ̀ wábẹ́ o àhà torí náà ni ọ bá gbọ́ bẹ̀rẹ̀ dáhùn yìí kó dó kọ́ gbọ́ àtọ̀ àmọ́kákọ́ clear tí a bá mú mara wọn tí ọ jọra wọn tọ́rọpọ̀lọpọ̀ ní tó jẹ́ halal lónìí tá ma hánà fáwọn èèyàn pé èsì tá rí ẹ̀yin náà ń bẹ̀ ẹ̀yin àfá èsì tá rí ẹ̀yin náà ń bẹ̀ ẹ̀yin súnnà kèé sí wọ̀ tó bá jẹ́ tó jẹ́ halal kéyàn ò fi àwọn ilé ìbò àìpé ní kó fi refresh pé o ti ń se wàhálà agbọ́gbá jóun náà sinmi kò láìfi mọ̀lẹ́rí lórí eléyìí ni pé hanbọ́lá ọ̀kanú àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam ẹnìkan pàdé hanbọ́lá ní níta ní madina hanbọ́lá ń sunkún kí ló dé oní náfàkọ̀ hanbọ́lá náfàkọ̀ hanbọ́lá ah, àà àsímọ̀ náà fi kí lóhun òun hanbọ́lá òun ti di gíní òun ti di manáfikì kí ló dé ọsàlàyé fún sọ̀hábẹ̀ sọ̀hábẹ̀ iná mú lẹ́yìn pé já lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam in tó wí náà ló tún padà wí fà annabi káwí lẹ́ẹ̀kan ni hanbọ́lá rí ń jọun ni pé hanbọ́lá bóun bá wà ń wájú wa annabi sallallahu alaihi wasallam àfi bí ìgbà tó ipé wọ́n sílẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ báyìí tó ń wòó àbílẹ̀kùn náà tó ń rí bẹ́yìn ó ti fẹ́ máa wà lìjánà tí ó máa sá fún náà ara wọn balẹ̀ gbígbà tí kíní àmọ́wà nẹ́bì mẹ́jọ wọn tán o bóhun bá ti jáde kó yà yìí tóhun dọ́dà àwọn ìyàwó wọn àwọn ọmọ àwọn kíní fàájì ní àǹbọ̀là wíbẹ̀ àwọn ò fàájì haramu o àmọ́ ń sọ yíò pé ilé kókó nú ẹ̀sìn náà ẹja mú kú o bọ́lọ̀wọ̀n bá ti jí ó lé ẹ̀mọ́fà lè kí là nẹ́bì fún àǹbọ̀là ń jọ náà annabi sallallahu ne ya handola innaha sa'atun wa sa'a sa'atun wa sa'a handola kò gbọ́rọ̀ mọ́ rí bá ń gbogbo gbà náà sa'atun wa sa'a wákàtí kan fẹ́ lèyí wákàtí kan fẹ́ ìtò wíhun náà ó ti yé wákàtí èyí tó ń bó ti rí wájú mẹ́un wákàtí ti ẹnu èyí tó lóhun ṣe fàájì halali láàrin àwọn ìyàwó àwọn ọmọ àwọn ọ̀rẹ́ sáà wákàtí mílẹ̀ yíò náà ànábí wa ń fi ń kúnjọ pé wọ́lọ́hì tọ́ bá ẹ pé ọ sí ṣe fún yín kẹ mọ́ wà bẹ́ẹ̀ tí ń wà wájú mẹ́un títí ní 24 hours à lásọ́fà hátìkúnmùl màláíkà tó fi tóró kẹkùn a màláíkà ọba mọ́ bàyín lọ́wọ́ lójú títí báyìí ni kò sí ṣe fún yín lànàbí wíhun sa'atun wa sa'a sa'atun wa sa'a èyí ń òun rò pé mọ̀náfi kí lòun ní gbá òun ò rí báyìí wájú ànẹ́bí kí lòun kà sáré rántí ká só náà lòun tó á di ànẹ́bí ní sàátún wà sàá eléyìí láwọn alfáà fi mọ̀ pé ọ̀nà halali tẹ́yàn fi refresh relax kèése wọ̀ fún musulmi àmọ́ gbogbo ọ̀nà afẹ́ ṣe fàájì afẹ́ gbatẹ́gùn afẹ́ sinmi kò gbọ́dọ̀ jẹ́ láńsẹ́ẹ̀sì haramu ọlọ́run ọ̀gbàyàn láyé haramu àtìgbà tí òun sí é àtìgbà tó síríọ́sì ọlọ́run òfìgbà kan gbẹni kankan láyé tọ́rọpọ̀lọpọ̀ lẹ́lòmí ẹ kìlọ̀ gbá ìbá ń sọdún lónìí ni lápẹjúwe àwọn obìnrin náà ń gbọ́ nísìn kankan bẹ tí mo ti ń kìlọ̀ rẹ̀ ó ti jọdún kan lọ hijabu tí ń ṣe dáadáa ẹlọ́wò wọn jọ ìyàwó wọn ẹlọ́wò wọn ní ọlù níjọ yàwó ẹ̀ẹ́sì ọ̀pọ̀lọpọ̀ mà wọ́n sì máa sọ fún pé wo wọ́n yí sílẹ̀ méjì ó ẹ̀kan ilẹ̀ ni ó yọ wà tọ́tẹ̀ yọ ṣe kìíní kọ́dà wọn ò ní jẹ́ ọwọ́ jàlìbábù ń jọun yọ tó náà tagèlè ní èyàn lè ṣe ìyàwó àmá ẹsẹ̀ ìyàwó lọ́nà kíni tí ò ní mú haramu lọ́wọ́ káwà bọ́ sórí ọ̀rọ̀ bọ́ọ̀lù wíwò kìí ṣe pé èmi ò tí rí àfá kan tó pé bọ́ọ̀lù ní haramu bọ́ọ̀lù bìdáàtì bọ́ọ̀lù gbígbá bìdáàtì ẹ̀rí pé orí ànẹ́bí ọlọ́run kan wọ́n ń gbá ọ̀rọ̀kọ̀rọ̀ léléyìn orí ànẹ́bí ọlọ́run ò dílẹ̀ tó bá kò rí bẹ́ẹ̀ àmọ́ wọn alfa ń pàkíyèsí wa pé nǹkan haramun nù ṣẹ̀ríà orísìí méjì ni haramun lè dáàtìhì òun gan fún rẹ̀ lè jẹ́ haramun nǹkan mi wá ń bẹ kánrin òun gan kọ́ ni haramun àmọ́ yọ́ lòpọ̀ pẹ̀lú kíni ọ̀pọ̀lọpọ̀ tí ò sí yà lára tó sì pé haramun ni inú kàtígórì kejì lọ́rọ̀ bọ́ọ̀lù dé láyé lónìí ń pọ̀ sí ni àwọn haramun ti ń lẹ̀ mọ́ bàbá sì tanra wa lókù kò sí yà àkọ́kọ́ haramu ni kíyàn sí òhò ààrẹ rẹ̀ lẹ́ ní pọ́blíkì ẹmọ tí òhò ọmọkùnrin jẹ́ láti bó síbó láti ìdodo rẹ̀ débi orí oríkun rẹ̀ ẹsọ fún mi ta ní bòyún náà àwọn tẹ́wò tí ń gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ni ni ó sí òhò lẹ́ ẹ̀sẹ̀ ni ni tí ń wo ìhòhò ẹlòmí tẹ́rí ìhun yọkó mi bọ́ọ̀lù ẹnìnù ẹ̀kejì bọ́ọ̀lù a máa gbàsìkò run àti wọ́n tó ń wò nílé ọtí ẹ̀táwọn tí ń lọ wò ní stadiumu gbogbo bí wọ́n bá ti wo bọ́ọ̀lù wọ́n ti lọ kalẹ̀ kọ́dùn wákàtí mẹ́rin bẹ̀m̀bòmí àbí tí ó ti lọ bọ́yáká ìlò tó tó yóò sì wà ń bẹ̀ ó di bí magribi bá ń kanlẹ̀kùn nítorí kíni ọ̀fẹ́ wo bọ́ọ̀lù èyí náà wọn ò rí yà láàrẹ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń wò nílé náà inú ọdí nǹkan mélòó ọdí nǹkan méjì ẹ̀wà rí pa bámbàrí tó ti ẹ̀wà wọ́ lónìí òun ni tẹ́tẹ́ èyí tàà fà bèèrè yìí ni mọ́rọ̀ pé làáfà fẹ́ wí pé wọ́n fi fóònù se ọwọ́n bí wọ́n bá ti ń wo bọ́ọ̀lù lónìí tí wọ́n ní máa ṣe kíní tí wọ́n ní máa bí bọ́ọ̀lù ọ̀bá jẹ́ haramu fún rẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò di haramu òfin ṣẹ̀ríànù gbogbo tí ó bá lìdì yàn tó òun làwọn àfá pàtàkì jùlọ ní mọ́dẹ̀ alìmáàmì máàlìkì ni wọ́n ń pè ní kíni ṣadú àzàráẹ̀ ṣadú àzàráẹ̀ ṣẹ̀rí a máa tilẹ̀kùn tí ó mú ní lọ bí haramu yọ́ wà sọ lẹ̀kùn gan fún rẹ̀ díkíní haramu pé bọ́ bá ti sílẹ̀kùn yọ́ já sínú haramu ṣẹ̀rí ọ wà pé wọ̀ ní kó wulẹ̀ sí ilẹ̀kùn ọ̀hún náà torí náà ẹ̀dàkùn bó ti jẹ́nu ọlọ́wọ́ pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ ẹni tí wọ́n mọ̀ pé ń ṣe súnnà tí ń gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́m bágbára rẹ̀ ti ma ẹmọ́jọ jẹ́ pérò àwọn nǹkan yìí ni wa àmọ́ ń wí lẹ́ẹ̀kan sí bá bárẹ́ ni tó mọ bọ́ọ̀lù gbánú kèése wọ̀ ò tí ọwọ́ sòkòtò gúngún tí kò sì gba débẹ̀ kò lè kò síná sùkán kò sí ìṣtìhádù àfá kan tó ní bọ́ọ̀lù lè dáàtì yìí kíni èèwọ̀ ni kọ́dà practically ngbàtàwà wà ń jami'a islamiyya kàmọ́ gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ lọ́gbogbo <laughs> wájú gba àwọn àfá wa àmọ́ gbogbo nǹkan yẹ ilé gbá bọ́ọ̀lù jami'a islamiyya kẹmọ́ wọ long tracksuit kò sése ẹ̀ sí lé pẹ́ gbà lásìkò ìrún wà ní náà bó ti jẹ́nu islam ò pé ká mọ́ se ń táwọn ara ayé náà ń se tí bàbá ṣiṣẹ́ ṣiṣẹ́ já sinmi kèèṣe wọ̀ sáà tún wà sáà àmọ́ gbogbo sáà wà sáà èé se láìsẹ́ẹ̀sì fún kíni fún haramu èyí tún rí píchẹ̀ táwọn obìnrin tí mọ́ observe yìí ń dùn wá ẹ̀dàkùn púpọ̀ èyí bá ń gbọ́ àtẹ̀yìn bí wọn àtàwọn ọmọ náà ẹjá bẹ̀rọ ọlọ́run o èmí sì mọ́ wípé ọlọ́run mẹ́jọ́rọ̀ ọwọ́ dàbígbà tá ń dọ́lọ́run lẹ́bìí ẹmọ̀ tó mọ́ rẹ̀ ẹmọ̀ wògbà táwọn èèyàn ma sètè kírùn àsìkò jù onígbà tínú wọn bá ń bàjẹ́ bọ́yọ́ fọ́ sẹ́mbì kan nísìn wọn kàrùkú ní ọmọ rárá létí pé àsìkò orúnmọ̀ tó sí ọlọ́run káwà ń dọ́lọ̀ lẹ́bi ni pé èsè tó jẹnu ó dùn tó ipé ibi àwọn èèyàn ti mẹ́ pàtàkì jùlọ ọ̀rọ̀ ọ̀run yìí bí wọ́n ti máa rárun láre jù ìmọ̀ kọ́ ọdún àbíjọ ìyàwó àbí ìjọ́ ọ̀dùnnú kan sá torí náà kò sí ìjí ò sí lọ́dọ̀ ọlọ́run o ẹmẹ́jà fọ́ ara wa fa tí ọ̀dá o bẹ́yàn bá wà ní ọ̀dùnnú sáà tún wà sáà èyí wọn òkè ọpa ti ọlọ́run ti se ń tọ́lọ ọba fẹ́ ọpadà ta'ala a'lam náà kọmọ gbá jẹun Eh, àwọn alfa eléyìn wọn ò sí tẹ́lẹ̀ ọ́sẹ̀sẹ̀ dé ni àwọn náà ń pè ní professional àbí eh, wọ́n béèrè béèrè yìí kọ́nàgbàtà sì wà lákẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ àwọn bàbá mufti ní maka ní madina nípìlẹ̀ àwọn náà rí tó burú ń bẹ́ àmọ́ wọ́n padà pé ní haramu àwọn alfa náà padà sí kíni mọ́rán tí ń jọ tí wọ́n kọ́kọ́ pè ní haramu níjọ tí wọ́n ní ọmọ náà ń jẹ́ Yasir al-Qahtani ara àwọn ọmọ tí ma gbá bọ́ọ̀lù ní Saudi owó tí tí èyàn ò lè ran kan rẹ̀ láyé ni wọ́n ní wọ́n fẹ́ fi ra ọmọ yìí yóò kó yóò wà lọ ni bàbá mufti ní haramu ní tẹ́ǹdánwò lórí pé èyàn gbá bọ́ọ̀lù lẹ́nádúró owó yìí bá àbá rí ayọ́nẹ́sù kankan ju pé wà látò bá zèrú bẹ́ẹ̀ náà dàbí innal mubadhdhirina kanu ikhwana ash-shayatin wa kana ash-shaytanu li rabbih kafura èyí náà tó torí náà gbígbá bọ́ọ̀lù jíjẹun bí wọ́n ti ń gbá lónìí yìí haramu ni o torí pé ìnákùnà gbá ó ti wọ́bẹ̀ ẹ máa gbọ́ pé millions kọ́dọ̀ fẹ́ wọ billions nísìn lórí pé nìkan sí Allahu Allahu musta'an torí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọwọ́nú ara wọn kọ́dọ̀ náà in fa ìmẹ́lẹ́ ń gbà mí àmọ́ ní kúkúrú ni pé eléyìí tẹ́ bèèrè yìí mala Muhyiddin àwọn alfa practically wọ́n ti ẹ̀tì bí wọ́n tó sì sójú ti wa náà èsì tí wọ́n sì fọ́ náà ni àti wí fún yíhun kọlọ̀nkọ́ sàmànáwà náà alaikum salam àwọn obìnrin ló fi eléyìí ránṣẹ́ wọ́n ní kí ni ìmọ̀ràn ni wọ́n béèrè pé ẹni tí wọ́n jẹ ń pá pé àfidànakọ́ ma kúnlẹ̀ fún ẹni tí wọ́n jẹ ń pá pé tún láti àfidànakọ́ ma kúnlẹ̀ fáwọn wọ́n ní kí ni ìmọ̀ràn tí àwọn òbí rẹ̀ àbẹ́lòmí àwọn òbí ẹ̀ wípé kí ni ti annabuwa muhammad sallallahu alaihi wasallam tí annabi jíṣẹ́ rẹ̀ fún wa taa sì rí practically nígbèsí ayé annabi àtàwọn tí wọ́n jọ gbé náà òun ni pé ìmá kúnlẹ̀ fún yàn kò sí nọ́nà tí ṣẹ̀rí àfaramá kápá fi ń kíyàn àtẹni ojú ní lọ́ní àtẹni tí yàn jẹ́gbẹ́ ni ìbéèrè tí oníbéèrè wá béèrè ni pé wọ́n jẹ́yàn ń pa bàbá ní wọ́n jẹ́yàn ń pa ló jẹ́ ń kọ́kọ́ béèrè ta ló jẹ́ ń pa torí ọba ti ní kèé sòbí rẹ̀ ni kò sí pámbẹ̀ òun kò sí gíní kò sí pámbí ẹnìkankan jẹ́ ẹ̀gbọ́n yàn ládúgbò àbọ́ ikọ̀wọ́ jẹ́gbọ́n tó jọ bíyàn náà èyí tó lè fà béèrè nípa àwọn òbíyàn torúpọ́lọ̀ nẹ́ka waqada rabbuka alla ta'budu illa iyyahu lè á wà béèrè ìtẹ̀láṣẹ òbí àti tẹ̀láṣẹ ọlọ́run bọ́ bá ṣe ṣe kéèyàn tẹ̀láṣẹ òbí kó sì tẹ̀lé tọ́lọ́run èyí lọ́dà ma ṣe gbogbo ẹ̀ ọlọ́run náà ló ní ọ tẹ̀lé tó ó sì tẹ̀láwọn òbí àmọ́ kí gbogbo ńlá káyọ tí ẹ̀ bíra rẹ̀ pé ìjọ́ tàṣẹ òbí bá forí sọ àṣẹ sallallahu alaihi wasallam annabi ni la ta'ata fi máa sí àti alkhọ́ọ̀lùkì torí náà ọ̀rọ̀ ajẹ́ ní ń pa lórí ọ̀rọ̀ ọ̀kúnlẹ̀ àbí mi ní tọ́ bá ti dáyàn lójú pé òfin ọlọ́run lélẹ̀ ìlànà annabuwa muhammad sallallahu alaihi wasallam lélẹ̀ àtọ́lọ́run ni àtànẹ́bì ni ìtẹ̀láṣẹ ọ̀rọ̀ ọpá afẹnu sọ nìkan kọ́ kọ́dọ̀ bí ó àbáwọn ará lé náà wọ́n pẹ̀lú rẹ̀ tí wọ́n mú blálà báyá ma kúnlẹ̀ báyìí ma fẹ́kún rẹ̀ méjèèjì wọn kúnlẹ̀ báyìí tí wọ́n fẹ́ gbẹ̀mí lọ́mí ọlùmí ọmọ mi inú tí ìmọ̀ rò ní pé ní a òun sẹ́bọ pẹ̀lú ọlọ́run bóhun bá ṣe kíni bóhun bá kúnlẹ̀ èyí tí ọwà rọ́jíhù wàlẹ̀ ilmọ̀ inda Allahi ta'ala òun ni pé kúnlẹ̀ kèése bọ̀ ìkúnlẹ̀ ìṣẹ́ kíní kèése ẹbọ ẹ̀ṣẹ̀ ńláńlá ni irú ọmọ èyí tí ó bá wà first the bear ní ruhala tí mo wí ní o èyí wọn ò tún máa pé ó ti ṣe kíní ó ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run torí pé ẹ̀rí pọ̀ lórí eléyìí tá fi wí báyìí àmọ́ ká sọ bí ìkan àbí méjì in tí ó bá jẹ́ tọba wọ dáraja ẹ̀bọ̀ tọba wọ dáraja kìíní ẹ̀bọ̀ la majala linnaskhi fiha la majala linnaskhi fiha kò gbọ́dọ̀ jẹ́ halal ọlọ́run ní ṣe ẹbọ ní halal ní ìgbà kan kò wá ṣe ní gíní kò ṣe ní haramu ìgbà nínú àwọn ṣàráyù tó ti lọ kí wọ́n kúnlẹ̀ kọ́dà kí wọ́n sùjádà ń bẹnu gíní ó sùjúdù li Adama وإذ قلنا للملائكة اسجدوا لآدم قصة النبي يوسف عليه الصلاة والسلام pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ tó bá ìpínrẹ̀ ẹbọ ni ẹbọ èé nídàjọ́ méjì àti àwọn ará jọun ṣáríù mọ́ ń kọbílà náà àti ṣáríù náà gbogbo ẹbọ lọ́lọ́wọ́ ọ̀fẹ́ ara ọ̀nà táwọn àfáà gbáwò ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ẹ̀ṣẹ̀ tó tóbi ni o olúwo ò sì gba àlúmà náàbì láyé gbọ́dàbọ́ epo ti gba àwọn kan láyé èyí wọn ò sì tó gbẹ́sẹ̀ lé torí pé àtàlà náàbì tọ́lọ́run rán sí wọ ànábì adama lọ́lọ́run rán sí ọ ní àbá sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì lọ́lọ́run ṣe ní fúfúyẹ́ fáwa ni ọ̀gbà wọn láyé ṣe yẹn wà wí lónìí pé tí wọn náà ló ń fẹ́ ṣe ànábì jẹ́ oyé wa sallallahu alaihi wasallam pé èyí tí ẹ̀gbẹ́ ọ̀ta sáwà láà nísìnyí tá mọ́ kàn omi tá fọbẹ̀ àwọn kan ti lògbà tó ipá fi kí ó ṣe kí ni àkí fún wọ́n gébẹ̀ kú o torí náà ni pé nínú ṣẹ̀ríà tànàbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ ni àmọ́ kò débi kíni kò débi ẹbọ ṣíṣe bí gbogbo ẹ̀ lọ́wà ni pé la ta'ata li makhluqin fi ma'siyati àmọ́wọ́ ọmọ tí wọ́n bá tú والله تعالى أعلم نعم السلام عليكم ورحمة الله نعم béèrè mi ni pé tí èèyàn ó rí bóyá bí fashion aṣọ kan lọ́rùn kèfèrí kèfèrí náà tún wá jẹ́ bóyá olórin ni àbúsèré so mùsùlùmí wa kọ́pì style aṣọ náà so ẹ̀ kí gbogbo ẹni tó bá ti gílọ́ rẹ̀ rẹ̀ pé ah, aṣọ lágbájá ní lọ́wọ́ yìí pẹ̀lú èrò yí pé òun kọ́pì ẹni náà àmá aṣọ òun wù ẹ̀hẹ́n pé aṣọ òun ló wù òun aṣọ lásán ló wù òun náà ó lè rí bẹ́ẹ̀ lóòtọ́ àmọ́ márùn-ún táwí fún ni pé dáàmà yàrí búká ìlà máa lá yàrí ìbùkà òdòdó làfà wí ẹlòmí ilé ìsẹ́kó ipé ní kẹ̀ẹ́sẹ́ pé fi bábil wàláì wàlbàrà ẹjá gbàrin wọn náà yìí alwàláù wàlbàrà alwàláù lè almu'min wàlbàláù lè wàlbàráù lè kàfir èyí ń ẹlòmí yóò ní irúbá àfá àti wí nísìn pé bí ọ bá fẹ́ràn olórin kèfèrí yìí ni aṣọ rẹ̀ òní ṣe kíní aṣọ rẹ̀ òní wà ó lè má rí bẹ́ẹ̀ <laughs> ó lè má ṣe kíní ó lè má rí bẹ́ẹ̀ bìdẹ̀lìlì pé àwọn alfáà fún alápẹjúwe pé ẹwò Abu Talib Abu Talib bàbá ẹ̀gbọ́n bàbá annabi sallallahu alaihi wasallam Aliyu bin Abi Talib radiyallahu anhu àbútọ́líbì ó se dáadáa fà annabi àmọ́kẹfẹ̀ rí ni annabi gbọdọ̀ sí kíni annabi gbọdọ̀ ní bàrá un minu lẹ́annahu káfirún billahi azawajal annabi ọgbọdọ̀ fẹ́ràn rẹ̀ tí ń wínú annabi ọgbọdọ̀ fẹ́ràn rẹ̀ ní ti torí pé ọkọ̀ ti tọ́lọ́n ẹwà wà áyà alkùránì tó lúwa ní kíni innaka la tahdi man ahbabta innaka la tahdi man ahbabta ta lọ́lọ́run bá rí ọwà àhábà ta ni ọwà àhábà Abu Talibi kùránì ṣe kìrọrùpa nẹ́bì fẹ́rẹ̀ àṣífẹ́ yàtọ̀ sí ìfẹ́ anẹ́bì fẹ́rẹ̀ rẹ̀ tún láàṣì nítorí dáadáa tí ó ṣe sáà nẹ́bì kọ̀ fẹ́rẹ̀ rẹ̀ nítorí pé kíni torípọ́ jẹ́ kéfèrí kọ̀ fẹ́rẹ̀ rẹ̀ pé ah bàbá ah kọ́dà mo ti rí yí tẹ́ pé olúwáwó lẹ́gan mẹ́yàn bá ti ń bọ́rọ̀ rẹ̀ débẹ̀un alwàláwà albàráwù rẹ̀ ti wó yóò káfíra lè kúfùrí àmọ́ ewúrú tá nẹ́bí wí irun tí alkùránì wí òun lọ́jọ́ bèèrè tààfà bèèrè ó sì ṣe lóòtọ́ torí ihun tó tí wọ́n lọ pé súúrú sí tí wọ́n mọ̀ pé ẹ̀rí tí brọ́dá akíní náà tó máwùlẹ̀ jẹ́ wọn ó se kẹyìn ó jìnà sí tó bá jẹ́ kíní tó jẹ́ ìrújú àmá wọn kan wọ̀nyí a nídà àti máa sàlàyé rẹ̀ tí ọ bá lè kámọ́mọ́ sí kíní kámọ́mọ́ fàálẹ̀ innaka la walbara òun àwọn àfáà máa tún gbà mí pé alfaruku bayna alwala wattawalli alfarku bayna alwala'i wa attawalli so ní kúkúrú afa awo ra niyan rẹ̀ ohun láàrin ohun atolohun ó lè rí bẹ́ẹ̀ lóòótọ́ imegbapo ó lè rí bẹ́ẹ̀ torí aya yìí àmọ́ kó jìnnà sí tí ó fa ìrújú pàtàkì jùlọ tó bá jẹ́ ni táwọn èèyàn ń wò kọsẹ̀ ó lè má já àfá pẹ̀lú bóyóhun náà ní bí iṣẹ́ wọn òun náà wọ́n wò ló ń súnnà òun náà wọ́n wò láàfá kún ọkàn tó ásà dédé rí wọ́n tún rí pé a ah, èsè gílẹ̀ iná tó ń wọ̀ yí yọ́ dáa rùjú sẹ́mi ẹlòmí wallahu ta'ala alam náà wa alaikun <laughs> salam gẹ́gẹ́ bí a ti mọ̀ pé tí yẹn bá ní àdí ọkàn látara àwọn kankan tí ma fẹ́ jáde lé àbí àwọn kankan tí yẹn sì sára tí àwọn èèyàn máa ń ṣe sára yes bí òká àbí ìdán ìgbẹ́rẹ́ ìpé kò dá nínú ẹ̀sìn ṣùgbọ́n àwọn àsìkáàrù kan bẹ tí wọ́n náà nàbí àwọn Muhammad sallallahu alaihi wasallam tó ní alìmọ́ ṣe tí a bá fẹ́ jáde tí ẹ bá wá ní àdí ọkàn rú àwọn àsìkáàrù yìí náà bóyá kò rántí ṣe ìkankan fún kí ni ìdájẹ́sìn tí ìran ti se kí n tó kó nlé tó sì jẹ́ kí n se gẹ́gẹ́ bí wọ́n se sàlàyé fún wa hmm. kí ni ìdájọ́ ẹni nẹ́ẹ̀sì fún rẹ̀ níbẹ̀ ní àdìkárù tó wọn ò se kí ní wà se ok lápẹjú enísìn ẹni tí ọ̀rán ti se bismillahi ladhi láyàdúrù máa smihi shay'un fil ardi wala fi sama wa huwa sami'ul alim in gbọ́ kí ogbóyán ká o ara àdìkárù ńlá lánàá ànábì ní bọba ṣe mẹ́ta láàárọ̀ tó ṣe mẹ́ta lálẹ́ aburukun ní kanjọ́ o mọ́wùlẹ̀ wá nkankan mí kí mọ́ o àfáà lé bẹ́yàn bá wá rántí rọ àwọn àdìkàrù báyìí ibi tó ti wá rántí ní wá ń pé àbí bọ́yá burú ti ṣẹlẹ̀ sí lọ́wá ní bọ́yá ń torí tí tọrọ bá ipá burú ìṣẹlẹ̀ sáré se ń bẹ̀rún náà ìsìláàmù rọrùn àdìkàrù tó yẹ kéyàn ò ṣe lẹ́yà ṣùgbà tọ́rántí láago mẹ́wàá àárọ̀ máa ṣe láago mẹ́wàá náà bọ́lọ̀wọ̀n bá ti pé kábúrú ó dé títí agun mẹ́wàá òun náà sí kò tí ìbá nkankan jẹ́ mọ̀rọ̀pọ̀ ti yé bọ̀ mọ̀rọ̀pẹ́ tí bèèrè yìí ó fi nítùmọ̀ ní pé bọ́yá nkankan sẹlẹ̀ òun ò se àdìkárù yìí lónìí eléyìí ò se nkankan àdámọ́ mẹ́yàn ni kò sí èyí wọn lọ bí pọ́ fọkàn rẹ̀ ta ní ń pè bí àdìkárù ìtúmẹ̀ tí ọlọ́run fi ló wọn èyí wọn òsẹ̀ kankan ò kò sẹ̀ kankan èyí wọn yàtọ̀ fún pé yàn ń gbẹ́mi rẹ̀ síbi ó ń dé àbí ń gbẹ́mi rẹ̀ síbi òka ọlọ́run náà lè yàn ń gbé ẹ̀mí rẹ̀ sí endal abka wallahu adam ọlọ́run alfodoli kéèkéèrè nìkan sí àbíkẹ́ nìkan rán mi sẹ́ pé kí bá wọn ta bóyá bí aṣọ ní 15 naira mo wá ta ní 100 naira so owó 15 eh, naira orí ẹ̀yẹn mo wá jù sápò mi ò jíṣẹ́ fún tọ̀hún ṣe kò sí ní ah. eh, mọ́là yunus bọ́bá igbé ká dáhùn béèrè yín ní ìṣẹ́jú kan kò sínú ẹ̀ kò sínú bẹ́ẹ̀lù fùdúlì àmáhùn yọ́ máa béèrè pé o tún ni fùdúlì yọ́ wà ní ìdíkásà láyé gọ́n àmọ́ kò sí mẹ́ ẹ̀ntẹ́wí ò sí nù bẹ́ olùfòdólí ọ̀tọ̀ ní báàbù ilé ìtẹ́wí in tí wọ́n ń pè ní bẹ́ olùfòdólí nù sẹ̀ríà òun ni ẹni ó jíṣẹ́ tí wọ́n bẹ́ kágbì báhùn ẹni ó ṣe kíni tó jíṣẹ́ tí wọ́n bẹ́ mo fi ní ọjọ́ra wọn ẹ̀rí pé wọ́n bẹ̀yìn ẹni wọ́n ní ẹ bá wọn ta èyí wọ́n ti yọ fòdúlí àkó mẹ́nu ìtumọ̀ fòdúlí ni ẹni tó jẹ́sẹ́ tí wọ́n bẹ̀ẹ́ òun ni pé nínú báàbù nínú fíkíwò fi àbúwà bẹ̀lbẹ̀ nígbé ọ̀nà títà ríra kíyàn ó tó lè ta nǹkan kó tó lè ra nǹkan ó gbọ́dọ̀ ní nǹkan méjìlá ní pàtàkì kí ni nǹkan méjèèjì al wilaya al-ahliyatu wa al-wilaya àlàáhàlíyà ni pé ọgbọ́dọ̀ tó pò ẹni tí tànkan èyàn gbọ́dọ̀ lọ bá ọmọ kan ní ìsìn ogun tẹ́lómí máa ṣe pé ìyá rẹ̀ síbẹ̀ sáré lọ ra lọ́dọ̀ rẹ̀ ọ̀rajà nù ṣẹ̀rí àwọ̀ ọmọ tí è gbọ́n kò ní kíní kò ní àhàlíyà ó lè sí ọjà tà ọmọ tí ọ̀ tí ṣẹ́rẹ́ tó bá ní àhìlí ẹn tí ó bá ní àhìlíyà tí ó ní wìláyà tí ó ní méjèèjì àti ń tọ́ta àti ń tọ́ra kọ̀wọ́bì kankan ní ṣẹ̀ríà èyàn wá lè ní àhìlíyà ń gbà mí lápèjúwe alọ́mẹ́kẹ́ ò ní àhìlíyà àgbàlagbà ńkọ́ ó ní àhìlíyà gbogbo ẹni ọba ti gbọ́n ìyẹn ni pé bọ́bá ipọ́jà àtàrẹ lọ́ta ọ̀wọ̀lé àmọ́ bọ́bá ta ọjà àtàfà àbú halima tí ó sì bẹ́ pé bá ń ta só ní wìláyà ìta ń pè ní fòdúlínù gbogbo ẹni tó ní àlíyà tí ò ní wìláyà wọn a wá pẹ̀rú ọjà rẹ̀ yìí ní kìnnì ni pé tí ó sì ní gíní tí ò ní wìláyà fàhúwà bay'un báàtílùn fásidùn èyí wọn wọ́bì kankan kò nídìí a mọ̀ rojọ́ ẹdówó wọn padà fún wọn ni wọn ọ̀tajà ẹ̀yin náà sì ra kíní ẹ̀yin náà rajà but àwọn àfáà nírú eléyìí kò gbọ́dọ̀ lé tó bá hùn ńgbò ti ní àhàlíyà ẹnu kí wìláyà ẹnu a mọ̀ retí ẹni ó ní wìláyà tó ti fún ní wìláyà nùsọ́hìhùl bay'a nọ̀sọ́híhú albẹ̀yà alfa àti àbú halima nísìn bọ́yá àbú halima sọ pé ah, kẹ̀kẹ́ mẹ́rìwà mi yá bọ́kadà mi yìí ọtí ẹ̀ ti tó ta òun kàn pé ó ti sé kíni ó ti tó ta àfá bá gbọ́ ń bí àbú halima páàkì mẹ́rìwà kalẹ̀ sí àfá bá rí ẹnìkan tí ń wá mẹ́rìwà pé wá àfá ìlóhun fẹ́ ta ó sì dúnàdúrà ẹbá àfá Abu Halima gba owó ṣẹ́ ní wìláyà ẹ ní wìláyà o kò tó pín ebólóhun fẹ́ tà tọ́rẹ lómí ọmọ ń pa ṣẹ̀ríà ebólóhun fẹ́ tà olóhun fẹ́ tà yàtọ̀ fún bá ń tà iye báyìí ni ó sì tà bá àfá bá wá taru ọjà báyìí táwọn alfa ń wínú bẹ́yìí alfòdóòlù àmọ́ká tó pé bẹ́ẹ̀wù yìí ó ti bàjẹ́ yányán àkọ́kọ́ bíi Abu halima pé sọ́tí ọlọ́run ọmọ ti ta mẹ́ríwà rẹ̀ àbú halima wa gbé èlò lọ́ta 50,000 55 mo sì fẹ́ ta mọ́ ngbò tí wá ta iná ẹba ń kó 50 ọ̀hún ọjà dúnú sẹ̀ríà kò sí nkankan tí tó se kíni tọ́ta kò mọ́ ìtumọ̀ bẹ́yọ̀ alfòdólínú ni mo fi ní yóò bá kápẹ̀ ní kíni ẹni ọ jẹ́sẹ́ tí wọ́n bẹ́ẹ̀ so eh, wallahu ta'ala alam bọ̀tẹ́lẹ̀ ìtàfà bẹ́ẹ̀tẹ̀ wí ẹni tí wọ́n ní ọba ń tajà àbí ẹ́ náà ni ọ ní ọba ń ta nǹkan ní 100 naira ni òun wá tà ní 100 ọwá ọkọ̀ ó lè jẹ́ halali ó sì lè jẹ́ haramu ó lè jẹ́ kíni halali ó sì lè jẹ́ haramu òun ló fi yẹ ká ma mọ̀rú owó tàà ń se nínú ṣẹ̀ríà bí n bá gbé ọjà fún yàn nísìn pẹ̀lú àníyàn pé orí ta o orí ta o èyí gba owó mi ní ọwọ́ yín mo sá ti gbé iní fún yín eléyìí hun bá ta ní 1000 ẹnu 50 naira tí ń bẹ ládéhùn láàrin èmi àti ẹni ọlọ́jà náà ní fún èyí hun èsẹ́ wọ̀ kí gbogbo náà ràn 50 yóò kù sí yàpò tọba ìpé tí ń bẹ ní àárín wa nù ọ yàtọ̀ fún ẹlọ́ọ̀bá ń ta ẹlọ́ọ̀bá ń ta ẹlọ́ọ̀bá ń ta ohun ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo iye tẹ bá tẹ gbọdọ̀ sọ fún mi pé iye tẹ ta nì wàkílù mi lẹ́jẹ́ ẹjẹ́ntì ní pé a kọ́dà kí ní ń gbàtà sì gbé dé ọjà 100 naira lápadà báà ń bá fẹ́ kí n pé ẹ̀bá ń kó gbọ́ 100 mi bá sì fẹ́ kí n gá ah, ẹ̀yìn náà mú 10 ń bẹ́ àbí ẹmú 20 ń bẹ́ àwa jẹ́ kí irú òwò ta ṣe kó kíríà gbogbo ẹ̀ ní ọlẹ́rì inú ṣẹ̀ríà bẹ́yàn bá gbé lápẹjú ẹ Imam al-Bukhari wọ́n hadithu kan ní dainu zubair dainu az-Zubair az-Zubair bin al-Awwam náà àwọn sọ̀hábí annabi tó ni radiyallahu ta'ala Anu wọ́n ní jọ́ tí zubairu kú olówó ni zubairu tí gbogbo madina ma ipe olówó ni zubairu àmọ́ kàyéfì tí wọ́n rí jọun ni pe ńgbà táwọn èèyàn tún wá ń ọjẹmílówó ọjẹmílówó gbèsè tí zubairu tún jẹ ní láńgbèjì tò ní bílíọ̀nsì ni bàbá ìdúlówó tó kí ló tún sún débi gbèsè wọ́n padà wá rí dìntọ́fà kí ni dìntọ́fà ni pé lójú ayé Zubair ńgbò jólówó táwọn èèyàn mọ̀ olówó olówó kò sì sí báńkì àwọn èèyàn máa fọkàn tán pé a ẹba ń gbé owó ìsọwọ́ mọ̀ fẹ́ travel àbí a ìn tí ìfẹ́ ná owó ìsẹ́mọ̀kẹ́ ní ọba ti lówó àwọn èèyàn ni bọ́bá ni wọ́n mú wá wọ́n <laughs> wọ́n ma wá ń bá zùbẹ́rù bẹ́ zùbẹ́rù tó wá jẹ́ olówó ẹgbẹ́ kí lò wọ́n wà wí fún wọn zùbẹ́rù wà tẹ́yàn bá gbé wá tó ní amanatan ẹ̀ndàkà zùbẹ́rù nílá balkọ̀rọ̀dọ̀ balkọ̀rọ̀dọ̀ èmi gba amana yá mi ni kí ni tó ma rẹ̀ ìwọ ò tí rí yàtọ̀ rẹ̀ ìyẹn ni pé bí n bá ti gbówó rẹ̀ yé mi ọ́ dà sí bísínẹ́sì mi bí bá ti gbówó rẹ̀ yìí ẹ̀ dàápọ̀ mọ́ owó tèmi tí ń se ní èrè tí ń bá sì rí ń bẹ́kọ̀ kan ẹ̀mí mú ní nǹkan mi àmọ́ àǹfàní ti ẹni pé cordon ngbò ti yá mẹ́un kọ bá sọnù in wà fún bẹ́ẹ̀ tó bá jẹ́ àmọ́ náà tó bá sọnù tí ìbá sí pé mo se tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀lẹ́tọ̀ àti se ọ̀lẹ́tọ̀ àti gbàrọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ń fi nǹkan síyàn lọ́dọ̀ bí ẹ bá ṣe pé wádìí pé a ah, ibi tí ń fowó tí ẹ̀ sí ọ̀tọ̀ ọwá fowó tèmi sí ibi tó mọ̀ pé wọ́n lè gbìn gbé tọ́bá ipé bí tí tọ́jú owó tí ẹ̀ náà lọ tọ́jú tí ẹ̀ náà nínú ṣẹ̀rí ọlọ́run àìgbàrọ̀ fẹni tí ni o ìyẹn ni pé ó ti fún ọ ní àǹfààní pé ọ ìwọ ló ní ẹnu tọ́ garanti ni pé gbogbo ọjọ́ tóun bá dé ọ̀dá owó rẹ̀ padà fún so bó ti jẹnu bilmọ̀ná sábá níjẹta wà ń bì kan tá ń discourse mọ́síálà gbèsè àti sísan gbèsè ara tó dára ń bẹ̀ ni pé ìjẹ́yàn lè san gbèsè kó tó díjọ́ tó lóhun ọ̀sán ìjẹ́ ni ta fẹ́ san fún lè yarí pé a ah, ọ̀sẹ̀ tí ń bọ̀ mú ní ìgbà tí ó ti yé ìgbé mọ́lá Ibrahim gbé ya ya mi ní owó ọ̀kẹ́ ìjọ lẹ́sàn ní parí oṣù ẹ̀tún wá gbà tí ó sì fi di ọ̀nà etí ẹ̀bá tọ́ owó yí ni ó ǹjẹ́ mọ́lá Ibrahim lè gbá ẹsẹ ìjí ìparí oṣù ládá kí ni ìdájọ́ ṣẹ̀rí àmẹ́ àwọn àlfáà ọlọ́wọ́ san wọ́n in táwọn àfún ṣe rí àwínrú masala yìí ni pé al'ajalu haqqun lil madin al'ajalu haqqun lil madin falahu an yatalazala anhu ìgbà mọ́ yẹ́ ọdìgbà báyìí ẹ̀tọ́ ta ni ẹ̀tọ́ ẹni ayálówó ni ẹ̀tọ́ ẹni tí ayálówó ni ó sì lè bọ́ ẹ̀tọ́ yìí lẹ̀ nígbàkígbà tí ọba wù so ó lè pé ẹ̀yà mi lówó dóṣù mẹ́fà ọlọ́run sí bà sí lẹ́yìn oṣù mẹ́ta sáàlùbáríkà owó yìí ni àmẹ́yàn ọmọ wò pé kí lórí tóun náà nígbà tẹba mọ́ tí ń ṣẹlẹ̀ láyé lónìí láwọn ọ̀nà báńkì rìbá àwọn wíbẹ̀ páwọn ọ̀gbá o bọba yáwó nísìn tọ́ ni ọwárówó nísìn ò ní já lójó di masala tí a gbọdọ̀ fojú ṣẹ̀ríà wò àwọn alfó ní ṣẹ̀ríà ní al'ajalu haqqun lilmadi in ti ń jẹ́ ìgbà níbi ìgbèsè ẹ̀tọ́ ẹni àyá lówó ni wọ́láhú an yẹ ta náà zàlá ánù bọ́ bá sì wú o lè ṣe gíní o lè yọ̀ndẹ̀ tọ́ ni ya oṣù mẹ́fà mo rò pé ń torí mo ti rí lẹ́yìn oṣù kan sáàlù baríka owó yìí ni illa fi halatin wahida àwọn àfáà ní àfi situation kan ló lè sanwó kó tó dìgbà tí àbíkò dó wọ́n ní kíni àwọn alfáà má pèjúwe wá nù tíra àfíkì wọ́n ní bí olówó àtẹni tí ọyáwó lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá jọ wà ń bì kan náà wọ́n jọ wà ń kan náà lápèjúwe wọ́n wà nù ọkọ̀ ojú omi wọ́n jọ ń rìn ìrìn àjò lọ òun sì ní ọjà tá ń lọ́ra yẹmi àfá Ibrahim lọ yá lówó àwọn kan wá sí ọyáyá hands off gangan wá ní ẹgbó ní ẹgbó ní tẹbá dé lọ́ọ̀sán fún gá mo ti rí nísìn <laughs> mo ti rí ohun nísìn àwọn ọ̀wà gbọ́rọ̀ mọ́ kí àwọn àfáà sì ní ẹ̀tọ́ mi ni mo lè àwọn àfáà láfilé yìí <laughs> ó fi owó ní sọ́wọ́ ò lè san so ọgbẹ̀lé yóò jẹ ká mọ̀ kí ma àwọn alfa onífíkíwò ọlọ́wọ́ san wọ́n lẹ́san dáadáa àwọn ọmọ páyọ́ padà dàrú tó báyìí tí wọ́n ti yanjú gbogbo ẹ̀kalẹ̀ mo ti wí fún yín tí wọ́n ń pè ní mortgage ní báǹkì àti gbogbo ń tọ́jọ bẹ́ẹ̀ lónìí táwọn ń dánwò ń bẹ̀nu ó lè yáwó kọkàn kù gìrìgìrì wá ní pé mo ti orówó ń bo <laughs> kẹtásíkò <laughs> so bí ó ti jẹnu jádóbá iná ọjẹ́ tí lọ ẹjẹ́ ńgbà mo ti sọ haditha kan ẹjẹ́ ń sọ̀tàn kékeré kan náà fún yí ọlọ́run jẹ òwúlò pàtàkì jù lọ́rún tàà fà wílẹ̀ kan mọ́ sọ̀rọ̀ kan jẹ́ ẹjọ́ mo ní ara problemu ta ní lónìí o nípa jẹ́nà sí sírọ̀tún nàbí yí sallallahu bákan náà látún jìnà sí kọ́dá àwọn alfa sálàfù tí wọ́n lọ tí ọ̀pẹ́ inú àwọn tó lọ tí ọ̀pẹ́ ọ́ìsẹ̀ pógún ọdún àbí ọdún mọ́kàndínlógún nìsìn ni ni bàbá bombaza àti bàbá albani rahimahumallahu ta'ala around 1420 náà làwọn méjèèjì kú rahimahumallahu ẹwòtàn tí mo fẹ́ ran wa létí rẹ̀ láàrin àwọn bàbá méjèèjì káwa náà mọ́ wá wo bóòlà wá tí bóòlò ń súnnà tí ń bára wọn lò lónìí bó làwọn tí ń bára wọn lò àṣọ̀tán nísìn ìmámù Málìkì ìmámù Ṣáfì o ìmámù Albani ìmámù Ibn Bazi tí èjọ ọdún mélòó lọ èdógún ọdún ọmọ kéwú bàbá Albani kan ló ṣe ríwáyà tàn náà olóhun wà pẹ̀lú bàbá Albani nínú mọ́tò bàbá máa drive dáadáa Sheikh Albani tọ́rara tí mo wínú bẹ́lú mi bára àfáà ńlá kan tí ń wakọ̀ ní ìsìnká ẹ̀sìgbá driver kìí ṣe dandan kéèyàn ọgbà àpé àwọn sì wọ́n dá mọ́tò wá bàbá albani ni wọ́n máa wakọ̀ fúnra wọn inú táwọn èèyàn wá observe ní pé bàbá máa sá eré bàbá eh, sheik nasul albani wọ́n máa ń sá eré gan ńgbà títí sì dá ọmọ tí ó wà pẹ̀lú wọn mọ́tò aláyà sheik pé <laughs> ọmọ ìwá ọmọ kí wọn lóhun wáyú fún wọn pé òun wà lọ́dọ̀ bàábùn báàsì ń jọ kan tí bàábùn báàsì ní kíyàn ọmọ sáré nú mọ́tò min ilkohin nafsi ila tahluka bí ìgbà tí yàn tí ń fẹ̀mí ara rẹ̀ in <laughs> fi ń bá bàbá albani wí sheikh albani oní albani bá bú tàlọ́sọ́fẹ́ ní bàbùn bá sí ní pé ah, ààrí fútíyà mẹ́lẹ̀m yóò jẹ́rì fannal kìyàdà ààrí fútíyà mẹ́lẹ̀m yóò jẹ́rì fannal kìyàdà èyí mo ti mọ́ tó jẹ́bùn bá sí ò sẹ́rù fàtíwá báhùn ẹni jẹ́ ọmọkọ̀ wà ní mọ́ sẹ́rù fàtíwá báhùn kí ni wọ́n rò sí kí lọ́lọ́ wí fún wọn pé kódò búyín ó ní ẹ̀ mọ́kọ̀ wà kódà ń fi ń sí ẹ̀yẹ́ pé ńgbàtẹ́ rí na bó lẹ́sẹ̀ wakọ̀ ọmọ ìlú wá wí fún sheik albani pé ankúlù ilẹ̀ ṣe kọ́lọ̀ nkúlù ilẹ̀ pé ìmọ̀ sọ <laughs> ẹ̀mí àwọn ọwà sọ́fí wa mọ́ lónìí akànlá ń se súnnà ni àwọn súnnà gidi gan à ń gbé tí ọmọ ìpadà wá rìpọ́tù pé lẹ́yìn ìgbà díẹ̀ tó ń padà rí bàbùnbá òun sì bóhun se sàdéhùn òun sì wí fún bàbùnbá sì bẹ́ bó bá sàwà lónìí kí ni reaction jẹ pé tó wí <laughs> àbí bóò ni wọ́n náà se tẹ fún ọmọ yìí ní ìgbà tó ń wí fún bàbùnbá sì fọ́dọ́hìkà <laughs> bàbá bá sí náà bá bú ẹ̀rìn <laughs> irú ẹ̀rin tí bàbá bá ní rí náà ni lẹ́sẹ̀kẹsẹ̀ inú tọ́lọ̀mbùn bàbá bá sí rahimahullah ni pé wọ́n è wáyé sí jìnà mínú mẹ́za ṣẹ́gẹ̀ abdulaziz bin baz kọ́lá mẹ́ bá ń sáwàdà wọn ò ní wáyé sí jìnà hadhihi fatwa man lam yujarrib dafa adiyah <laughs> sọ fún pé irú fátíwá tó se wọn sọmẹ tí ma ṣe rú ẹ̀ ẹni tí ò san díyàrí <laughs> bọ́bá ẹ̀pọ̀ ti san díyàrí ni wà ń tẹ́hàl amur ọ̀rọ̀ táwọ̀ sọ di a ma wá lọ wá kí ló wímbi kéṣẹ́ẹ̀tì yìí kí ló wímbi bọ́yá tí wọ́n fẹ́ àwá ní bá wí báwọn ti gbáyé tó fi rọrùn nú ọláì àwọn tí ó jìnà kò tí ìtógún ọdún táwọn bàbá méjèèjì lọ torí náà eh, àfá tó bèèrè bèèrè ọlọ́run san lẹ́sàn dáadáa tí kò sí inú súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam inú súnà nẹ́bì ni kẹ́mì ọmọ kọ́dà kíyàn ọmọ gbéyàn sí mahmalun hassan ya ah, dáadáa náà ló gbèrò kò fẹ́ bú mi kò fẹ́ ṣe lámọ́yìn wallahu alam